الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله نبي محمد صلى الله عليه وسلم وانصننا إكننا وراءه nígbàtí wọ́n ṣàlàyé ewu tó wà níbi kí ẹmà pàírọ́ wọ́n ni ayatul munafiki thalathun àmì ta ma fi ma munafik munafik lẹni tó fi ẹ̀sìn islam tó gbé ha àmọ́ tó gbé kúfúrù sínú okùn rẹ̀ anábi ní àwọn àmì tẹ́ ma fi ma wọ́n méjọ́lì mẹ́ta ni tó ń ti páwọn àmì míì wà náà ta ma Ànábì ní idha haddatha kadhaba àkọ́kọ́ ni pé tó bá sọ̀rọ̀ irọ́ ni ó pa yálà kó ló fi ń ṣeré ni àbí kó ló ń mọ̀ wọn ló fi jẹ́ pẹ́rù ma ń bà wá fún gbogbo àwọn tánàwọn ma ń ṣe prank lè tẹ́ ti gba orí social media kákàkiri tó ní kálùkù torí share àti like àti love àti kìníkan táwọn èèyàn ó tẹ̀ tó ní kálùkù torí ẹ̀ tán sọ́ra wọn dọ́mọ náà tí wọ́n dẹ̀ ń ṣe ìṣekúsí wallahi ká má pa irọ́ nǹkan táà ní wọ́n padà bá dé bí pé àlùmí tún fi ẹ̀sìn ọlọ́run ọba wọ́n fi ń ṣe prank wọ́n mọ̀ pé ọlọ́run ọba ọba tí ó gbà wà dání ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala bó bá ilé fi kẹ́kẹ́ sí ẹ̀yẹ nínú ẹ̀sìn rẹ̀ nínú tó jẹ́ ẹ̀sìn ọlọ́ọ̀bá ni kí ni dí ó ṣe lè bẹ́ẹ̀ ọlọ́run Qur'an wọ́n wà ní ojú àwọn kan wá dúró kan wọ́n ni ma ra'ayna arghaba butunan min ashabina haula ààrẹ nìkan tó fẹ́ràn ọkùn wọn tó fẹ́ràn oúnjẹ tó annabi àtàwọn ya'nuna bí annabi wa ashabahu a àwọn kò rí fẹ́ràn oúnjẹ o annabi na ń bá rí o àtàwọn sahaba yòókù àwọn ọ̀rọ̀ àdóṣẹ́gbẹ̀ kan tí wọ́n fi ń káàkì cruise gẹ́gẹ́ bọ́ sí mọ́ ń sọ yaqta'una bihi al-waqt wọ́n ni wa ajibonu inda lẹ́kọ́ imin haula amma bá ṣe wá fẹ́ oúnjẹ tó ń tàbá dojú ogun báyìí ogun ta ma sáká kiri ya'nuna bihi nabi wa ashabahu wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ annabi àtàwọn sahaba rẹ̀ ẹnìkanwájò kónú wọn jọ́nà lọ́n iná àwọn sahaba ọmọ ikiri lòun wọ́n rò pé kílẹ̀ annabi náà lè ń bá wí àtàwọn sahaba bó ṣe ní wọ́n lọ sọfá annabi ni kó tó débẹ̀ Allahu alladhi ya'lamu as-sirra wan najwa tó mọ kọ̀kọ̀ tó mọ gbangba ó ti sọ áyà kàlẹ̀fà nàbí ọ̀rẹ́ di pé nǹkan báyìí ṣẹlẹ̀ ó bọ́n sí gbọ́ta nàbí nǹkan áyà ẹni ẹ kí ni áyà ẹ ọlọ́dìkí wala in sa'altahum la yaqulun innama nahnu nakhudu wa nal'ab qul abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un la ta'tadhiru qad kafartum ba'da imanikum ọlọ́run ni wọ́n tó wá bá ọ ní ìsìn wọ́n ni à ń ṣeré tí wá ní àwákan sáwàdá ní ọlọ́run ni ànábì sọ fún wọn sí ayà ọlọ́run sánàbí rẹ̀ sóhun lè fi ń ṣe yẹ̀yẹ́ láta àtàzírù ẹ má mú excuse kankan wá kọ̀dì kàfàntùn bá da ìmánikùn ẹ ti di kèfèrí tó ń ti ké mùsùlùmí ní tẹ́lẹ̀ kí lẹ́fi di kèfèrí ẹ ń fi ẹ̀sìn ọlọ́ọ̀bá sí yẹ̀yẹ́ ìdí tá fáwà sálàyé ni wípé in tó bá wúwo lẹ́mí èyàn èyàn fi ń ṣe yẹ̀yẹ́ tó so le ṣe bẹ́ẹ̀ so le baba, bàbá in tó wú olẹ́mì rẹ̀ so le fi sí ẹ̀yẹ so le mú bí in tí ò bá lọ fàálì ẹ ma ń fi catch cruise àwọn èèyàn ní ìṣẹ́bá wọ́n fi sọ́lá wọ́n fi ń ṣe prank wọ́n fi ń ṣe cruise wọ́n fi ń ṣe gbogbo wọ́n fi ń ṣe wọ́n láàá fi ń ṣe comedy lórí òun ilé òkìrí àwọláwà ní gbangba ilé wa ma lú wọ́n ma ṣeré lórí òun a sì ń wò nulé wọ́n fi ń ṣe ìyá bàbá àtàwọn ọmọ a sì jọ ń wò àdẹ̀ ń fẹ́yìn tòlẹ̀ ọlọ́wọ́n bá lórí kúfù à ń fẹ́yìn lórí bẹ́ẹ̀ wọ́n fi ìrun ṣe ìrun rẹ̀ pàtàkì lẹ́mìí wa wọ́n fi ìrun ṣe yẹ̀yẹ́ wọ́n wá fán káàkiri gbólé ayé everybody wọ́n wá hey ah mo lágbàmẹ́ wọ́n fọ́nì gan o bọ́kọ̀lọpọ̀ ó ṣe fọ́nì wọnú nánánu ó wá pọ̀ bẹ́ẹ̀ tó bá mú fún ọba ìpín tó bá tẹ́ra ẹni tó kọ àwọn rédèrèdè yìí lórí bẹ̀ in tó wá wọ́n bẹ̀ ni pé o gbọ́dọ̀ tó wá yọ́ ní sí ń tán ṣe yẹn lè á nà ọmọdé ọbìlù kúfùrù kúfùrù ìyọnú sí kúfùrù kúfùrù lọ́nà fún ara rẹ̀ káwọn yẹn máa ṣe idán ìwọ wá ń ìwọ o àmúbáṣẹ́ṣẹ́ òun gbádùn ẹ̀ o àwọn shows da ma ń ṣe kìní kan show tán ní káàrin ká ma kìní tán wallahi gbogbo kìní àwọ́kọ́ ìrọ́ ni nínú àwa munafiki ló fi jẹ́ kí a ń sàlàyé pé kìní nífàákì yẹn ó ti jẹ láwùjọ wa gan kí dẹ̀ ló fa wọ́n ń parọ́ fún wa a mọ̀ pé wọ́n ń parọ́ fún wa àwọn tán parọ́ fún wa mọ̀ pé a mọ̀ pán parọ́ fún wa àwọn náà dẹ̀mọ̀ pa wọn parọ́ fún wa ní wọ́n dẹ̀mọ̀ pa yọnu sí ẹrọ tán pa fún wa yẹn wọ́n wọ́n kọ̀tún láti mọ̀ parọ́ yẹ lọ nígbàtá náà fẹ́rọ yẹn ajíká bẹ̀rù Allah subhanahu wa ta'ala wallahi irọ́ kò sí wa kí ló wa idha wa'ada akhlafa nínú àwọn àmì munafiki ni wípé tó bá sàdé tó bá gbádẹun pẹ̀lú yín báyìí yóò sì yẹ inú wa yìí àkíní ah, ẹ̀fẹ́ ó rọrùn kíni ẹ eh, yẹ́sà ibo lẹ́wà a máa pàdé ní 2 o'clock bí ò di 8 ẹ̀lì ríra kó dẹ̀ lórí ìjọba sọ fún pé ẹwọ́ ká èmi lẹ́ ń wòyẹ̀ sẹ́ rí mi ní à ah, ẹwà wọ́ kan fún 2 hours ẹ̀sì ní rí mbẹ́ ẹwọ́ máa tó jáde máa jáde mbẹ́ wọ́n dẹ̀ ti jọ sàdéhùn pé báyìí báyìí làwọn pàdé ẹlú mọ́ ti jọ sàdéhùn lórí bí i jọdá business pọ̀ ní lórí wọ́n jọ ṣe báyìí ní lórí wọ́n jọ ṣe báyìí kájọ ṣe báyìí kájọ ṣe báyìí àmánà kájàmbá rẹ̀ nínú tọ́rọ ohun jù fáwọn èèyàn láti ṣe láyé tàwà yìí ni ẹlẹ́ẹ̀kẹta ni wípé wà ìdá túnmìnà khan tẹ bá fọkàn tán yóò sì dalẹ̀ yín ẹ ti fọ́ ti gbọ́kàn lé pé àà ẹni tó ṣe fọkàn tán lẹ́ni yìí yóò dẹ̀ padà kọ́nà yìí kìyànà ń ìnáma túnmìnà gọ́ìrù àmìnì fàhánì ẹ̀yìn lẹ́lọ́gbára tí ẹni tí ò ṣe fọkàtà wá dà lẹ́yìn ẹni gidi ọ̀dà lè rí lẹ́yìn ẹni gidi lẹ́ni anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam sádàlẹ̀ àwọn èèyàn ni wọ́n dálẹ̀ àwọn èèyàn gbọ́kànlẹ̀ wọn pẹ́ ní eré ni wọ́n sì bá wọn lẹ́ni eré wọ́n sì kú lẹ́ni eré gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn òjíṣẹ́ Ọlọ́run ọba so àmọ́ ẹni wá dálẹ̀ wa rárá ẹ̀yin lẹ́ ti ṣe mistake lẹ́lọ trust kọ́ inú ah Ànábì dẹ̀ ti jó yíwa sallallahu alaihi wasallam hadithi mi pé hìn hmm, Ànábì lásìkò kan bọ̀ wá yusaddaqu fihi al-kha'in wa yukhawwanu fihi al-amin àsìkò kan bọ̀ wá ń bọ̀ wá àsìkò kan ẹni tó jẹ́ ni retí ń sòdodo àwọn o ó sì máa pè lọ́dálẹ̀ ẹni tó jẹ́ ni ibi làwọn o máa trust Ànábì wá sàlẹ̀ ilọ̀ Ànábì wá ní pé yantiqu fihi wo ibirat àwọn gbogbo ibirat tó bẹ̀rẹ̀ sí ni máa pọ́ ń sọkúsọ èèyàn wọ́n kàn pọ̀ kákàkiri taka ma wí rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ nípa ìsìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọ̀pọ̀ gẹ́gẹ́ bí ẹ̀sìn rí báwọn tánkẹ̀rẹ̀ àwọn mùsùlùmí ṣe ń wí bẹ́ẹ̀ làwọn mìíràn ń wí tiwọn christian wallahi ìwọ tó bá ń sympathize pẹ̀lú pé àwọn christian kìnnìkàkìnnìkan kan lọ sórí social media kó wọ́n tán wí nípa Allah subhanahu wa ta'ala wọ́n dìídì láwọn channels ìwọ tó fẹ́ ká dákẹ́ ká má sọ̀rọ̀ nípa àwọn ènìyàn ma wallahi wọ́n láwọn channels tó bá wo ó lè wo slide mẹ́rin tó bá jẹ́ mùsùlùmí gidi ó lè máa bì wọ́n ń gbé program kalẹ̀ tẹ́fí ńlá sí ọlọ́run bàbá wọ́n bìlì kí Allah tẹ́ mùsùlùmí jọ́sẹ̀ fún òsà ní ṣùgbọ́n lójú méjì bí ọ̀bẹ fún yín ni wọ́n bìlì kí òsà tó lọ́wọ́ méjì ọwọ́ méjì wà lójú kan báyìí òsà kú kún kan báyìí na gbé wá sórí stage wà lẹ́wọ́n gbé wá sórí TV program púnkún kan báyìí wọ́n ní Allah àwọn mùsùlùmí ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ lórí social media tán lálà sí ẹ̀sì Islam táwọn èèyàn dẹ̀ ń tàtàrà bẹ́ẹ̀ kó nínú Islam wo òsìfẹ́ ká sàlàyé mọ́ tí wá nípa pé ara ẹ̀sì Islam lọ́nà intanṣe ní bátil wọ́n láwọn program wọ́lẹ́ ìkanu wọ́n sì sọ kí ní kàlá ìpẹ́ in pẹ ọlọ́ọ̀bá ló ń zì náà wallahi in pẹ ọlọ́ọ̀bá ló ń zì náà onígbàtẹ́ ní pẹ ọlọ́ọ̀ ìpẹ́ ìgbàtẹ́ ní pẹ okọ̀ kan ní Habibullah Habibu so èyàn tí pé ọlọ́ọ̀bá nífẹ̀ẹ́ èyàn ó ní ẹ̀rọ bá ń wo ẹ̀pọ̀ ń sì náà lọ́lọ́wọ́ àwọn musulmi wallahi kadha yaqul bi kulli waqahatin wa jura alayhi min Allahi la'na ìmí tún gbé orísìírísìí bẹ́ẹ̀ wallahi tó bá mú ànábì báyìí tó bá ń tú ànábì kùtùkùtù báyìí tó bá ń já ànábì bí fóòmù sílẹ̀ báyìí ara rí ó sì mọ́ ẹ̀wà ní rí mùsùlùmí kan kọsọ́rọ̀ àwọ́ òtú àwọ́ olè tú ànẹ́bì kan síbí fóòmù àwọ́zùbìlá kódà wà gbà pé jésù ànẹ́bì ọlọ́run bá ní ìwọ tó bá lè bú kèfèrí ní ọ̀yìn kìí ṣe mùsùlùmí àmọ́ kí la ń correct kan correct àwọn táwọn èèyàn ń ṣe wípé èèyàn lélè kìí sọ ọmọ ọlọ́run kìí sì sọ́rọ̀ èèyàn ni ànẹ́bì ọlọ́run ni ẹni rẹ ni òun àti ìyá rẹ̀ and the fact ipa àwọn jíù tẹ́yìn ní sọ pé àwọn jíù ẹjọ wà àwọn jíù gbà pé ó sì náà ni mary náà àwọn gbà kí mary èèyàn gidi ni kódà súrọ̀ ń bẹnu Kùránì súrọ̀ tó Maryam súrọ̀ tọ́lọ́n sọ̀rọ̀ nípa Mary nínú Kùránì tọ́lọ́n sọ̀rọ̀ nípa bó ṣe lóyún nípa bó ṣe jẹ́ pé ọlọ́ọ̀bá ló ní kí Jibril kó mú oyún yẹn lọ́ba pé fẹ́ mi sí lára kò nídìí kọkùnrin sí máa fẹ́ sí lára báyìí báyìí báyìí Zakaria tánpẹ̀ ní John gbogbo ẹ̀ lọ́lọ́n sàlàyé ní súrọ̀ tó Maryam yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lànàbì Isa alayhi salam ìgbẹ̀lọ́lọ́ ti wá ń sọ fún wa pé sánmà ṣetán àti fàyà nítorí pọ́n kílìm pọ́lọ̀ bá bímọ mùsùlùmí lẹ́ni kò wú olé ti rẹ̀ mọ́tọ́mọ́ lọ́nà bá bímọ kò tí kálára mọ́ eh, eh, no no no no that is their own belief ah kúfùrù ni is their own belief ní tó ṣe pọ́lọ̀ òun fẹ́ tú gbogbo lẹ́lẹ́ kó ń ba gbogbo ẹ̀jẹ́ a ni dáàwù lébù rahmani walada wọ́n sì fẹ́ jẹ́ adákẹ́ ọlọ́ọ̀bọ̀ sì dákẹ́ ní kòránì rà ọlọ́wọ̀n dákẹ́ ń bẹ̀ ń tẹ́ ọlọ́run ń sàlàyé ojoojúmọ́ sí lágbìdọ̀ máa sàǹfà ní bẹ́ẹ̀ so gbélé nǹkan yóò mọ́ jẹ́ kí mùsùlùmí na la gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn ní àwọn aláṣìṣe tán pẹ̀lú lóníṣẹ̀ṣe àwọn náà ó ti pọ̀ in tí ó wá yẹ̀wò yẹ̀ ní pé èyàn mélòó ní ríwà sí ojú ayé gan gbọ́ orí social media lóníkàlùkù ń dà sí oníkàlùkù ti kó báyìí mú fún báyìí sọ báyìí wọ Facebook lọ́nu wọ Twitter lọ wọ oríṣiríṣi bẹ́ẹ̀ lọ́nà social media ah ilhadi ti pọ̀ jù táwọn bere bá bẹ̀rẹ̀ tán ba. bẹ̀rẹ̀ báyìí pẹ̀lú ẹ̀sìn islam tí wọ́n mú kòránì kòránì kìníkà kìníkà tẹ́bẹ̀ sí ní mọ́ lálàsí rẹ̀ ní tó ń dùn ẹ̀jú ní pé mú ìkírí kankan múwá tó jẹ́ intellectual ìkẹ́ ah mistake wà ní kòránì o kí ni mistake yẹn ọlọ́run sọ báyìí bọ̀bá ìlú ẹkùn ṣe rí báyìí báyìí ẹmọ̀ dáwọn is clear ìrújú ló bá ọ àwọ́ sàlàyé fún ọ ìfiṣe yẹ̀yẹ́ ìlálàsí ìbéèbú ìṣépè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ànábì tiwa fún Kùránì tiwa fún ẹ̀sìn Islam tiwa bọ̀kílà wá ń ṣe sàlàyé anù tó wà nínú ẹ̀sìn pé yọ́ eléyè ń sẹ́sì báyìí kílà yí ń ìpè àti ebùkù sí tẹ́ níjù bẹ́ẹ̀ náà lọ so àwọn lè yí ni àwọn àmì mùnáfìkì àwọn mùnáfìkì àwọn ni wọ́n ma ń sáìdì pẹ̀lú sallallahu ah o ana lára munafiki mu'anatun shadida ha annabi annabi ó rí abu tó pọ̀ wọn gan níbi ogun ológun kan tí wọ́n jà níbi ogun sí bí ogun Uhud bàtán lọ sí bí ogun Uhud ẹmọ tí Abdullahi bin Ubay bin Salul ṣe ni olórí àmúnáfíkí Madina ó rí pé kẹ́yàn ti súnmọ́ àwọn àkọ́kọ́ ní pé nẹ́mbà tán kó lọ yóò tó nẹ́mbà tí àwọn kèfèrí ní ó sì débì kan ó sì yọ half ọmọ ogun close to half ó débì dúró kó mi ogun a ní ah, àwọn ohun mọ̀ pé ibi táwọn wá bábá ó sàbẹ̀rẹ̀ sí mọ́ kúrẹ́sì kẹlẹ̀fà nàbí a ń padà sí ilé òkè nígbà kìnnìkan àwọn náà ma ń parí sàrọ̀lá sínú àmúwàlùna wa ahluna fastagfir lana àwọn munafiki wọ́n jọ wà ní o wọ́n jọ plan pẹ̀lú ànàbìkẹ́ báyìí báyìí láìsẹ́ mú sí ọ̀rọ̀ ayé lọ sọ́dọ̀ àwọn yahudi àwọn jíù àtàwọn nasọ́rọ́ àwọn christian nínú madina mọ́sùlọ́bá pé ẹwù in tó fẹ́ ṣe ní àmbọ̀ àmbọ̀ àmbọ̀ àmbọ̀ wọ́n wà láàrin àwọn mùsùlùmí wọ́n sì lọ mọ́ báwọn kèfèrí ṣe láti fi wó ẹ̀sìn islam láti inú wọ́n sì jọ kírun masalasi náà ni wọ́n jọ sí Allahu akbar wọ́n jọ sí subhanallah alhamdulillah wọ́n jọ ń wí náà ni kódà wọ́n tún tẹ̀lá náà bí lójú ogun nígbà mi kódà gbogbo kan wọ́n jọ ń ṣe gbogbo tí wọ́n bá ṣe nù kíní wọ́n jọ ń kọ́ masalasi wọ́n jọ ń ṣe gbogbo ẹ̀ náà ni àmọ́ kí níṣẹ́ tí wọ́n àwọn ń ṣiṣẹ́ láti wó ẹ̀sìn Islam mẹ́ dáàkìl látinú ẹmọ tó wá tí wọ́n jí máa ṣẹlẹ̀ ní pé ọlọ́ọ̀bọ̀ wà dákẹ́ ń pa wọn súrọ́tù bá kọ́rọ̀ ní súrọ́tù ọlọ́wà sọ dìdí súrọ̀ kalẹ̀ ń pa wọn gan súrọ́ alìmùnafikú èyàn ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين الله عبر بلوا الله وانسى لا يحال وحال وباتوا بوسان سوره من القران بسوره التوبه شاي وما راوا ọ̀rọ̀ tó ní agbára nípa munafiqun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bọ́sán sọ́rọ̀ nínú Qur'an tọ́lọ̀ ti ń sọ̀rọ̀ nípa àwọn ahzab bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tán gbé if kalẹ̀ àwọn munafiki àwọn náà bẹ̀rẹ̀ sí ní ma pàrọ́mọ̀ yàwó Aisha ipò ń zì náà ni àwọn munafiki náà ni dè ní báyìí gbogbo wọn náà sọ àwọn kèfèrí káàkiri náà sọ káàkiri báyìí so tàbá fẹ́ jí pé ohun òdodo kó ń lọlẹ̀ àmọ́ bàjẹ́ ẹwà dúró ohun bàjẹ́ tí ń bẹ́ntà bá lè gbogbo aká because ohun bàjẹ́ yẹn tó ti lágbára in táwọn èèyàn rí lójoojúmọ́ ni ẹ̀ ìbàjẹ́ dẹ̀ ní táwọn èèyàn bá ti rí wọ́n ma adopt ẹ̀ wọ́n mẹ́jẹ̀ ń tàọ́ bóyá sì kò kán bọ̀ wá àwọn èèyàn ò ní padà kò ní sẹ́ni bodi mọ́sálásí ọlọ́wọ́ bá mọ́ sáàtí mọ́ súnmọ́ àsìkò ẹni kò ní sí ẹni bodi anábì sọ pásìkò kan bọ̀ wá àwọn òyìn ò sì ní mọ́tán pè ní Allahumma Allah lafzu Allah wọn ní mama mo fọ́lọ́m bí ó bá ń lọ gbóró bá ń kọ́ mùsùlùmí ìjọ bá ń kọ́ síbì kan kọ́kọ́ ní kábà ń ka kúlú kò sí ètí ó kànú àwọn ọmọ wa ní tertiary institutions káàkiri wọ́n ti rọ́ wọn lọ sọ́ọ̀sì bá mú sùsọ́jù kan bẹ̀ ọmọ ọlọ́mọ rẹ̀ inú rẹ̀ ń dùn wọ́n ti rọ́ wọn lọ ọmọ tó lọ sí skù pẹ̀lú ọpọlọ òfìfo kò sí ẹ̀sìn Islam kankan lórí rẹ̀ kò sí Islam kò sí enlightenment kò sẹ́ni tí ó enlighten àwọn Islam kò sẹ́ni bọ̀dì tí ó jẹ́ what is your religion Islam easily wọ́n gbà lọ wọn mo ń mẹ́ṣẹ̀ fáwọn ọmọ yákẹ́lẹ́kẹ́ nígbàtí there a tí mo ṣe IJMB ẹ níbi lè pé àwọn púpọ̀ náà mọ̀ mùsùlùmí tàjọ́ ṣe IJMB wọ́n yìí ti mú ọlọ church in tó rùn mi pé ẹ̀yìn ò lè ráyọ̀ kan mú amọ́sílásí wọn o nípa kìníkan kìníkan wọ́n amọ́sílásí ní ah, ìjọ ìgbòdó ń lọ òun lọ kíníkà and worship kíníkà kíníkà níbo ó bá náwọ́ ah ọgbádùn ni ṣe mùsùlùmí ni wọ́tajọ́ máa ń kírun àjọ lọ kírun àti ẹ̀rọ lẹ́yìn tí tí mú lọ sí ọlọ́run sàpadà sánú ìyẹn padà ríyùn fà padà sínú ẹ̀sìn Islam torí reality ti tẹ̀lé àwọn kèfèrí lọ wọ́lá ìjọ tó mo fàá síbẹ̀ you devil <laughs> wallahi ó làmọ́lẹ̀ fún mi kò sí mùjámọ́lá ń bẹ́ o you are a devil mo ní what do you mean what do you mean I'm a devil mọ́ ọ̀rí gbogbo àwọn tó ti mú àwọn mú padà sí ẹ̀sìn Islam wọn ta ni devil lè mi àti duwe zilu ni wọ́ <laughs> àbí dẹ̀fí látún devil obin so almohim o ní pé ma ṣe wá ń pass àwọn èèyàn ní ìṣòtí wá kò lára wọn ba àwọn ìyá gangan náà kó lọ báyìí oh àwọn ìyá lásàrátù wọ́n bọ̀ láti ibi ìṣòro wọn súnfí wọ́n díà sí aládàmú àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ gbogbo léyìí ò lè mọ́ lọ láwùjọ kó expect káwọn ní adákẹ́ òkò possible ìwọ náà sọ ti ẹ ṣàlàyé pẹ̀lú òdodo kul hatu burhanakum in kuntum sadiqin ẹkọ́ ẹ̀rìn yíwá tó bá jẹ́ kí bí yóò dodo lẹ́ ń where are your proofs and evidences bring your proofs àwọn proofs wà láti kọ́ wáyé lórí pé inna dina inda Allahi al-islam aya kùránì sí ni kò sí yọkó ń bẹ́ wàmàn yẹ̀bẹ̀tẹ̀rẹ̀ gọ́yọ̀rọ̀ lè islami dinan ọlọ́run lẹ́ni tó bá fẹ́ ẹ̀sìn ní yàtọ̀ sí ẹ̀sìn islam tó bá fẹ́ another religion Yato sí ẹ̀sìn islam tó bá ilé mú asọ́dọ̀ ọlọ́ọ̀bá falan yuqbala minhu ṣé kí n fi àyà kùránì tèmílẹ̀ torí wọn ọlọ́run lọ́wọ́ ní gbà lọ́wọ́ rẹ̀ o any other religion tó bá ní wọ́n yàtọ̀ sí ẹ̀sìn Islam wa huwa fil akhirati minal nínú àwọn ìbálẹ́jọ́ aburú àti ìjìyà tí ń bẹ fún irọ́ yarhamukallah ma akhbarana bihi rasul al-karim sahibul khuluq al-azim oni tí annabi sallallahu alaihi wasallam annabi tí ó tóbi lẹ́mìí àwa muslimi ah annabi tóbi lẹ́mìí wa jù ya wa ti bàbá wa lọ jù anybody kódà jù ẹ̀mí ara wa lọ la yu'min ahadukum hatta akuna ahabba ilayhi min waladihi wa walidihi wa nafsihi wa nasi ajma'in ti bọ̀ dàgbà ayà méjì pọ̀ mẹ́rin o lè jẹ́ mùmínì àfi tó bá fẹ́rẹ̀ mi ànábì ju gbogbo nǹkan lọ kódà tó fi mẹ́mí ara rẹ̀ o mọ́ rùsọ̀fà ànábì nípa ànábì mo nífẹ̀ẹ́ rẹ̀ ju gbogbo nǹkan lọ àmọ́ èyí nífẹ̀ẹ́ ju umar wa tún sọ ike anabi mo nífẹ̀ẹ́ rẹ̀ jù ẹ̀mí ara mi lọ anabi ni pé al'an al'an ẹ̀yẹn òṣèṣẹ́ ìwò ẹ̀hẹ́n òṣèṣẹ́ ń sọ̀rọ̀ ní ìsẹ́ inú anabi sallallahu alaihi wasallam agbúrò ẹn bó sọ́rọ̀ orílẹ̀ mi wà bí bó ti ń gbà táà mà nábi hùn wọn la fi ń gbìyànjú kábí ẹ̀kọ́ sí ẹ̀rọ wa innaka la'ala khuluqin azim ẹni tí fi níwà tó dájú ní tó ti pàdé bí ń já àwọn ẹ̀sìn yóò kùlógún but ah but in tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn èèyàn lẹ́ni tí wọ́n kí fi ń ríwà dáadáa àwọn èèyàn o ní pé wọ́n ti bí fíwà dáadáa ní compromise àti ẹ̀rọ bàbá níwà tó dáa hmm, ìwà rẹ̀ dáa ìtumẹ̀ ní pó mọ̀ ìyálà jáàbù síse ń ṣe rí ibú àbòsí olójú méjì bí ọ̀bẹ́ni ní táyẹ̀ ń pè níwà tó dáa nù kí yẹn dúó lórí òdodo but ní bá bí kí náà pè níwà tó dáa ah, àwọn tó bá yẹ kí yẹn ṣe necessarily kíníkan Ànábì sallallahu alaihi wasallam tó bá di ká ṣe dáadáa sáwọn èèyàn gbó kíníkan kì í ṣe àtọ́ láàrin mùsùlùmí àti kèfèrí ha ah, Ànábì mọ́ ṣe dáadáa ah, nǹkan báyìí ó dẹ́ fún nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí débi pa Ànábì lọ ń bẹ ọmọ yẹ̀húdí kí lánàá fi wá ń ṣe yẹ̀dọ̀rúhú ilàlì islam ẹ̀tún mo dáadáa àníbì tún ó tùwà lórí bẹ́ẹ̀dọ̀ fẹ́ kú àníbà ah, ní àṣìlèm gba islam lódódó àníbì ò ní pé nǹkan náà lájọ́ ń ṣe àǹkó níwà tó dá láwùjọ wa nù àmúlẹ́kà fáà ìwá tí ẹ dá nǹkan lájọ́ ń ṣe àníbì ń sọ fọ́mọ yahudi gbọ́ntá bulukọ́ sí sọ gbọ́ntá náà òdodo ní sọ bàbá àti ọgbà Islam o yìí sì fìrìlẹ̀ pé kó tẹ̀lé ànàbí ó bá gbà pé ashadu alla muhammadan rasulullah ó wà bùsẹ̀ kú ní ẹ̀ bàtà nàbí alhamdulillahi alladhi anqadhahu minan nar ìntànàbí wínú ànàbí ni ó dúpẹ́ fọ́lọ́ọ̀bá tó gbọ́ ọmọ ikú onú náà ìtumẹ̀ ní kí bó ilé yahudi inú náà nílọ kò sí kankan ìwọ́n sọ lé ní pé kẹ̀kẹ́ lájọ́ sí ànẹ́bì ń sọ lánàá jẹ́ pé òun dúpẹ́ fọ́lọ́wọ́n ọba tó gba ọmọ yìí kò nínú kíni kò nínú náà ṣe kankan wánà alìyẹ́nà àti náà jẹ́ kankan tún táwọn yẹn ń pè ní ìwà tó dalé ní ni o gbogbo ilẹ̀ ọkùnrin kan gbogbo wọn náà fẹ́ràn rẹ̀ wọ́n àti ẹ̀ níṣù pẹ̀lú ẹ̀ ní ṣe wá sí kódà kódà ẹ̀pá wá sí àtọkàn kódà Christian mọ́ gbọ́ àti wọ́n gbádùn rẹ̀ ọ́sẹ̀ àwọn Buhari à wọ́n mọ́ gbádùn rẹ̀ gan ni o ìyá àdúníyà ẹ̀yìn ayé báyìí ó ti máa fẹ́yìn nù àwọn èèyàn níwà sí àwọn àfáà mi series lórí fóònù wọn tó mọ́ kàfẹ́ kájì cruise mode ẹ̀rẹ́ tí ma tí ma ń gbọ́wà sí iná tí ma ti fẹ́ ah o ti jẹ́ látàrọ̀ dalẹ̀ ah ẹ̀rọ romi wá sí àfáàfá buharídà ọ̀bẹ̀jẹ́ bí ó ṣe tí bọ̀ ra sùmáyì ó rẹ̀rìn ó ma rẹ̀rìn lójú ohun lọ ni àtàtà ma fẹ́ ní lùlù kìníkà kìníkà kìníkà ara wa yìí lára kò bá mú sórí fọ́nù ni àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àwọn wà sí tutorial àyẹ̀ tí ma ń kóyìn náà kódà kírísítẹ̀nì ma ń kó tutorial alágbèsẹ́ wà sílẹ̀ yìí so reason ni wípé ó ní táwọn èèyàn ń gbọ́ níbi ọ̀rọ̀ ọ̀rọ̀ ó ní ó ní èyí tí ma ń ṣe lára òdodo ọ̀rọ̀ wà láì tó bá bá ó jòkó ni ọlọ́run ní inna sanulki alayka qawlan thaqila Ọlọ́run la sọ kalẹ̀ fún Ànábì ọ̀rọ̀ tó wúwo kò sí bí ó ṣe bá o kọ́kọ́ jókòó ah ọ̀rọ̀ iba mi o mi ṣe ń bá o bí bombu ni yó mọ gbogbo lára rẹ̀ ó wá kù ọ̀rọ̀ dodo ọ̀rọ̀ yó wá wú nǹkan kan on the on the long run kódà kò má ta kò tẹ́lẹ̀ ó padà padà ní tó dòdó mọ́ sí ni ẹ àbí kó ṣe kí ni o kó wúdà kejì jáde láàárẹ kó kílẹ̀ pé mùnáfìkì ni ọ ẹwà àwọn Umar